نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون سيتغب رسولني أولاني آه، فضل العشر الأواخر من رمضان so ọlá tó أمو bẹ fún àwọn ọjọ́ mẹ́wẹ̀wá آه، وينبغي للمسلم أن يجتهد في هذه ما لا يجتهد في غيرها وألا يسرف أوقاتهم في العمل غير نافع ولهذا ولهذا الفضل في هذه الأوقات قالت عائشة رضي الله عنها وكان يعني الرسول صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها رواه مسلم so ní àsìkò yìí nǹkan tó tọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òun náà ni ko yi in ka wọ́n gbogbo en ṣe je muslimi kí wọ́n máa won ma wàhálà ní ma se díẹ̀ tó kù nínú Ramadan yìí kí wọ́n sì ma ṣe àkókò wọn kí wọ́n ma lo time wọn fún nǹkan tí ò ní benefit wọn so nínú ẹ̀ náà ni bí a ká máa kálọ̀ jòkó síbi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù àbí tí wọ́n ti ń gbá tẹ́tẹ́ so gbórùn nǹkan báyìí mùsùlùmí gbọdọ̀ jìnà sí nínú àwọn àsìkò tó kù nínú Ramadan yìí so èyí tó ti wá lẹ́rí látọ̀dọ̀ Aisha radiyallahu anha nípa ipe anabi sallallahu alaihi wasallam kana yashtahidu so wani anabi sallallahu alaihi wasallam anabi máa ń ṣe ìgbìyànjú gan fil ashr al awakhir àwọn mẹ́wàá tó gbẹ̀yìn ma la yashtahidu fi ghayriha èyí tí anabi sallallahu alaihi wasallam tí ó ní ṣe ní àwọn ọjọ́ tó yàtọ̀ sí ilé bákan náà nínú riwaya ti al'imama ahmad fi musnadihi qalat aisha radiyallahu anha so aisha radiyallahu anha wasu ipe كان الرسول صلى الله عليه وسلم يخلط العشرين بصلاة ونوم so wọ́n ní ànábì sallallahu alayhi wasallam ànábì ma ń mix hmm, ní àwọn 20 ah, èyí tàti kọ́kọ́ gbáyìí so ipé ànábì ma ń mix láàrin rẹ̀ láàrin pé ká nábi ma yá náfílà lóru àti pé kí a nábi ma ṣe kíni kí a nábi ma sùn láwọn ọjọ́ mi fa idha kana al-ashr tó bá ti wá kú mẹ́wàá ìgbẹ̀yẹ so anábi sallallahu alaihi wasallam wani shammara shammara bi mana aljiddu fil amr wa shadda al-mi'zara so shammara ó ní pé anábi wa ṣe kíni tí àwọn afá ń sọ pé eléyìí o kinayatun an i'tizal an-nisa'i wal-ijtihad fil ibadah so wọ́n ní ìtumọ̀ eléyìí ni pé anábi sallallahu alaihi wasallam anábi ó fi àwọn yahoo rẹ̀ kalẹ̀ anábi ò ní súnmọ́ wọn anábi hmm, wa ma ṣe ìgbìyànjú tó pọ̀ ní inú àsìkò ìgbàtíza anábi so èyí tí al'imam at-tirmidhi a wọn agbawa nínú sunan wọn anna aliyan radiyallahu anhu qala ipe abi talib àwọn sọ wípé inna nabiyya sallallahu alaihi wasallam kana yuqidu ahlahu fil ashr al awakhir so wani anabi sallallahu alaihi wasallam anabi man jí àwọn ará ilé rẹ̀ tó bá ti kú mẹ́wàá ìgbẹ̀yìn pé yóò máa jí wọn kí wọ́n dìde kí wọ́n yan náfílà kí wọ́n ṣe dùá kí wọ́n ṣe ìgbìyànjú gbogbo èyí tí wọ́n bá lè ṣe wa min al-ibadatu allati tustahabbu fi hadhihi al nínú àwọn ìbádà hmm, èyí tó wà recommended nínú táìmì òun náà ni al-istighfar wa tawbah al-istighfar wa tawbah òun ni pé èyàn máa ń tọrọ àforíjì èyàn sì máa ń ṣe kíni o èyàn sì máa ń padà lọ́sọ́rọ̀ Allah subhanahu wa ta'ala èyàn máa ń fi gbogbo ẹ̀ṣẹ̀ tí èyàn bá ń ṣe èyàn máa ń fi gbogbo ẹ̀ kalẹ̀ so ká sì lọ gbọ́ yé pé al-istighfar kò ń ṣe pé èyí téyàn ó kó àwọn èyàn jọ táwa kó àwọn èyàn sínú ilé tí wọ́n máa ń astaghfirullah so gbogbo eléyìí kò sí nínú sunnah nabi sallallahu alaihi wasallam bal ọ̀nà kan táwọn àwọn aláìníṣẹ́ tí wọ́n fi máa ń ni so nínú nǹkan tá a sì kó yẹ kí mùsùlùmí kú àbí nǹkan tó yá sí pé ó jẹ́ bí ṣòrótù tí Allah ta'ala fi mọ́ ń gba tauba òun náà ni pé èèyàn máa ń banújẹ́ èèyàn máa ń banújẹ́ lórí àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣe sẹ́yìn a téèyàn bá banújẹ́ tán èèyàn wà tọrọ àforíjì pé èèyàn ní padà síbẹ̀ mọ́ lẹ́lẹ́kẹta èèyàn ta'ala walladhina yad'una ma'a Allahi akhar wala yaqtuluna an-nafsa allati harrama Allahu ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما so Allah ni walladhina la yad'una ma Allah ilahan akhar àwọn tó yá sí pé wọn kì ń pè pẹ̀lú Allah subhanahu wa ta'ala Ọlọ́run ba mi tó yàtọ̀ sí àwọn tí wọn kì ń dá nǹkan mi pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn rẹ̀ àwọn tí wọ́n kì ń sin Allah tí wọ́n sì tún kí ń ṣe kí ni tí wọ́n kì ń sin àwọn nǹkan mi wa la yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq tí wọ́n sì ní pẹ̀mí kankan tí Allah ta'ala ṣe ní èwọ̀ fún athaman ó jẹ́ kíni ó jẹ́ valley kan nínú náà so valley ní bí mountain àárín mountain méjì so wípé irú yàbá ilẹ̀ yóò máa bá pàdé yudha'af lahu al-'adhabu yawm al-qiyamati so Allah wa ma wá lékún ìyà irú ẹni báyìí tó bá di ọjọ́ ìgbìlẹ̀ alkiyama wa disgraced ẹn tí ojú ó tì Allah jẹ́ kó wọ náà báyìí illa man taba Allah sọ pé àyàfi ẹni tó bá ṣe tawba wà ámàna wà ámìlà ámàna sọ̀lẹ́há tó wá ní ìgbàgbọ́ tó sì ń bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn iṣẹ́ olóore fa'ula'ika yubaddilu Allahu sayyi'atihim hasanat so irú àwọn ẹni báyìí ni Allah subhanahu wa ta'ala Allah ma yí gbogbo nǹkan tí wọ́n bá ṣe ní ẹ̀ṣẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ tí wọ́n wá ṣe tawba kún bẹ́ Allah ma yí padà sí dáadáa wa so Allah subhanahu wa ta'ala Allah ni ọba aláforíjì tí wọ́n lẹ́yìn ìgbà tó bá ṣe àforíjì fún yàtá Allah tó wá ṣe àníyàn so ẹlẹ́kejì nínú nǹkan ta tún gbọdọ̀ gbọ́yé nínú àsìkò yìí nínú àwọn ibadat tó yá sí pé mùsùlùmí yẹ kó ṣe ojú kòkòrò rẹ̀ òun náà ni qira'atul Qur'an wa tadabburuhu so náà ni pé èyàn máa ṣe kíni èyàn Qur'an kíyàn gbìyànjú láti máa ṣe láti Qur'an kíyàn sì máa so ká sì gbọ́yé dáadáa pé qira'atul Qur'an kò ṣe èyí tí a pè àwọn aláìníṣẹ́jọ́ láti wá jókòó wá sa Qur'an èyàn wà léyàn ka Kùránì mẹ́wàá èyàn ka kankan èyàn sì ní ní àwọn ládá tí anábi sallallahu alaihi wasallam tí anábi sọ nípa àwọn tí wọ́n bá mójútó kíka Kùránì so eléyìí ń ṣe pé ẹni tí kò tí ma Kùránì ka kó gbìyànjú kó kọ́ bí wọ́n ṣe ń ka pẹ̀lú tajwid pẹ̀lú bó ṣe kama ka léyìí tó wá láti ọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam kí yàn gbìyànjú láti ma ṣe kíni láti ma ka and then kí yàn tún ma ṣe kíni o kí yàn tún ma ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ kí yàn ma ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ kí yàn ma ṣe kí ẹ̀mọ̀ ṣe tó yá sí pé yóò kàmà ka Qur'an tí ò ní gbọ́ kàkà yí ń bẹ̀ so tó bá yá sí pé a mọ̀túnmọ̀ rẹ̀ náà ni ká gbìyànjú ká wá àwọn ìtumọ̀ bá translate lẹ́yìn tí ó correct so ká mọ̀ wo àwọn ìtumọ̀ rẹ̀ bá bá ṣe ń ka kásì máa ronú sí ẹn tí ò bá lágbára ilé kó gbìyànjú láti máa lọ àwọn ìjòkó tafsir irú ìtànṣe nírọ̀lẹ́ láwọn ìjòkó tó lálàáfíà òun ṣe tí wọ́n ti ń pè àwọn èèyàn sí pé kí wọ́n máa wá náwó nǹkan tó kù lọ wọn so òun náà ni pé kí èèyàn jókòó sílẹ̀ kí èèyàn máa gbọ́ nǹkan tí wọ́n bá ń sọ níbi àwọn ìtumọ̀ àyàtì Qur'an kí èèyàn lè máa ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ nínú àwọn ọlá tó wá fún kíka Qur'an léyìí tí wọ́n gbà láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam léyìí tí Imam at-Tirmidhi tí wọ́n gbà so gbẹ́n tó bá ka arafi falahu bihi hasana so irú ẹni báyìí yóò máa gba kíni o yóò máa gba ẹ̀san dáadáa wal hasanatu bi ashri amthaliha so dáadáa yìí wà ní wọ́n máa tún kọ ní kíni o lọ́nà mẹ́wàá so anabi sallallahu alaihi wasallam anabi wa ni la aqulu alif lam mim harf anabi ni ohun sọ pé alif lam ipe harf kanu walakin alifun harf walamun harf wa mimun harf so wani ama alif ohun hmm, ni harafika ìtumọ̀ rẹ̀ ni pé aláfikà tabaka yìí hmm, nǹkan tó wà nínú alif tabaka alif lam mim èyàn ó gba ládá 30 báyẹn lórí nǹkan tí yàn bá wákà kamọ́tọ̀ wá sọ pé ẹn tó wá gbìyànjú láti ṣe súnnà nabi sallallahu alaihi wasallam láti lè parí Qur'an nínú oṣù yìí àti láti máa ṣe kíni o láti máa ronú sí àwọn túnmọ̀ rẹ̀ so irú ẹni báyìí yóò máa gba ládá nabi yóò sì tún máa gba Qur'an nínú àwọn ẹ̀rí mi tó tún wá fún ọlá kíkà Qur'an òun ni al-imam Abu Dawud tí wọ́n gbà wá nínú sunan wọn an Abdullahi bin Amr bin al-As radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال so abdullah ibn amr ibn al-as wọ́n gbà láti ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam ipa nabi so ipe yuqalu li sahibi al-qur'an yawm al-qiyamah so ipe wọ́n ma ma sọ fún en tó bá en tó bá jẹ́ en tó ma ń ka qur'an ga tó máa mójú tó kíkà Qur'an tí wọ́n máa ń ká ní gbogbo gbà so ipé wọ́n máa sọ fún tó bá dẹjọ́ gbogbo alkiyama ipé kí ni o ikra ka wartaki wa ma gòkè ka ma kunta warattil wa ma ṣe kí ni wa ma recite rẹ̀ ka ma kunta turattilu fi duniya yẹ́ bọ̀ ṣe máa recite nígbà tó wà láyé fa inna manzilataka inda akhiri ayatin taqra'uha so level bi tẹ́yàn ma wà lọ́jọ́ gbogbo alkiyama ibi aya tẹ́yàn bá kàgbẹ̀yìn náà da yóò ma wà lọ́jọ́ gbogbo alkiyama àwọn fásitì ti ṣàlàyé pé ilé ò yọ kalẹ̀ ẹni tí ó ha Qur'an ilé yìí nínú nǹkan tí anábi sallallahu alaihi wasallam sọ anábi sọ pé sahibul al-Qur'an òun ní ẹnkọ́ ẹni tó máa ṣe kí ni ẹni tó máa ń ka Qur'an ẹni tó máa ń ka Qur'an gbogbo so ilé yìí túmọ̀ sí pé kò ń ṣe ní Ramadan nìkan ni èyàn máa mójútó kíka Qur'an bal tí Ramadan bá tún lọ èyàn tún ṣe kí ni èyàn tún ka Qur'an èyàn tún ka lọ bẹ́ẹ̀ so ẹlẹ́kẹta ta tún sọ̀rọ̀ pa òun náà ni ìmá yanáfílà ní àwọn yìí so kásì gbọ́yé dáadáa ìmá yẹn náfílà kò ń ṣe náfílà tí wọ́n máa ń bù fáwọn èèyàn àti wọ́n máa fi ní àwọn mùsùlùmí lára eléyìí tí ó dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam òun ni pé náfílà mẹ́wàá iná 15 àwọn àtúwà bá tún wá gbogbo ipé Allah subhanahu wa ta'ala Allah ò ní gba ilé kódà èèyàn bá ṣe wàhálà kó yá sí pé gbogbo nǹkan téèyàn ṣe nínú ọjọ́ mẹ́wàá ilẹ̀ Allah ò ní gba nǹkan bẹ́ so pẹ̀lú ẹ̀rí tó ti wá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àti anabi so wani òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man qama ramadana gbogbo ẹni tó bá dúró nínú ramadan imanan wa ihtisaban pẹ̀lú ìgbàgbọ́ àti ìmọ̀ orúkọ ẹlẹ́kẹ̀ẹ́rí nínú nǹkan tí a túnmọ̀ sọ nínú àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì ma ń mójútó ní àwọn àsìkò yìí òun náà ni kí ni al-i'tikaf al-i'tikaf so ìtumọ̀ al-i'tikaf ní ṣókí òun náà ni luzumul masjidi li ta'atillah òun ni pé kí èèyàn dúnni má masjid láti lè máa ṣe ni pé wọ́n sọ pé كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر so wọ́n ní anábi sallallahu alaihi wasallam anábi ma ń ṣe i'tikaf tó bá ti kù ọjọ́ mẹ́wàá nínú ramadan ilé ìkẹ́ àwọn musulmi káwà náà ṣojú kòkòrò káwà ma dún ní masjid bó ti jẹ́ pé àwọn àfáàmì sọ pé a lè ṣe i'tikaf ju masjid mẹ́rin lọ àmì tó jẹ́ kókó ń bẹ̀ òun ni kí musulmi kó dún ní masjid kó ma allah subhanahu wa ta'ala aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum alhamdulillah wassalatu wassalamu ala rasulillah so adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala èyí ta sọ ní kútbà àkọ́kọ́ òun náà ni nípa ọlá tí ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan àti àwọn ibadat èyí tó yá sí pé ó yẹ ká mójútó ní àwọn àsìkò yìí so nínú àwọn ibadat èyí tó lágbára jù ní àsìkò yìí òun náà ni kí ni òun ni kí èèyàn máa wá òrùlé Laylatul Qadr so Allah subhanahu wa ta'ala sọ Allah ni إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر يبقى أتي قرآن كالي نيور ليلة القدر أو آه، آه، آه، فاشل يقول قرآن ني ضمير توان ببا ني تريبول الله سبحانه وتعالى تنسو شهر رمضان الذي أنزل فيه القرآن سو وش رمضان أيتم وسو قرآن كالي الله وسو يبقى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر الله عز وجل وما أول ليلة القدر ليلة القدر خير من ألف شهر يبقى أول ليلة القدر يو أسكن يو أول لا جو 1000 months لو نبي ما جسف الله سبحانه وتعالى تنزل الملائكة والروح فيها أو ملائكة وما السكالة والروح فيها يعني الروح الحميم آه، جبريل عليه الصلاة والسلام سو جبريل عليه الصلاة والسلام أنه ما سكالة ني أزكوي سلام هي أتى الله الفجر so tí ó máa jẹ́ ìdẹ̀ra fún gbogbo àwọn mùsùlùmí títí tí àsìkò alfajari ó fi wá ṣe kíni ọ̀ tí ó fi wá wọlé so Laylatul Qadr abudo ṣe gbìyànjú láti kíni láti máa ìtumọ̀ Laylatul Qadr so Laylatul Qadr gẹ́gẹ́ bá wọn fà ṣe ṣàlàyé ìtumọ̀ rẹ̀ ní pé kíni ọ̀ àkọ́kọ́ nínú ìtumọ̀ rẹ̀ òun náà ah, so lé òru tó ṣe kíni ọ̀ òru alálùbáríkà òun ni òru Laylatul Qadr ní ìtorí gbọ́nà Allah subhanahu wa ta'ala tí Allah sọ pé Laylatul Qadri khayrun min alfi shahr ipe Laylatul Qadr ó dájú 1000 months lọ níbi ìbádà bákanáà níbi ayà tí Allah subhanahu ti sọ pé ọ̀nà ni pé Allah subhanahu wa ta'ala yani yuqaddaru fiha kullu ma yakunu fi sana that is pé Allah subhanahu wa ta'ala Allah ma tún qadaru ko Allah ma tún kádàrá àwọn yẹn ko gbogbo nǹkan tí wọ́n bá wá ṣe ní ọdún tó ń bọ̀ ó ní Allah subhanahu wa ta'ala ma ma ko kalẹ̀ ní àsìkò yìí nítorí pé Allah subhanahu wa ta'ala sọ pé inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mundirin fiha yufraku kullu amrin hakim so al imam ibn jarir at-tabari àwọn sọ nínú tafsir wọn nípa aya yìí wọ́n ní wahiya laylatul hukmi wọ́n ní òun náà ni òru a òru tí allah subhanahu wa ta'ala allah ma dikri gbogbo nǹkan tí ó ma ṣẹlẹ̀ sí ẹ̀dá allati yuqda fiha qada as-sana èyí tó yá sí pé wọ́n wà mọ̀ kọ kalẹ̀ gbogbo nǹkan tí ó ma ṣẹlẹ̀ sí ẹ̀dá ọdún tó ń bọ̀ so bákan náà nínú aya mi allah subhanahu wa ta'ala ni yamhu allah ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab eléyìí wà nínú suratu ar-ra'd so Allah ni yamhu Allah ma yasha Allah subhanahu wa ta'ala ó máa parẹ́ nínú nǹkan tí wọ́n bá ti kọ fíyàn tẹ́lẹ̀ a wa yuthbit Allah wa ma fi àwọn míì rinlẹ̀ wa indahu ummul kitab isin bẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ummul kitab tíra ta yásó pé ó ń bẹ Allah tí ó sí ẹ̀dá kankan tó mọ̀ nípa nǹkan tí ó wà ń bẹ àyàfi Allah subhanahu wa ta'ala nìkan so nínú àwọn nǹkan tí wọ́n mú al-imam al-hakim ومواني بكني ومواني بمستدرك وصححه أن ابن عباس رضي الله عنه قال لا ينفع الحظ من القدر ومواني مستدرك وسيقول لا فيها نقايق ابن عباس رضي الله عنه وسيقول لا ينفع الحظ من القدر so ke ma shora níbi qadar kò ní sin kankan tí ó ṣe fún yan dára walakin allah yamhu bid du'a ma yasha'u min al qadar amma allah subhanahu wa nínú qadara yan nǹkan tó bá ṣe kini o nǹkan tó bá wù so nínú nǹkan mí tó yásíkò àtún àbúdọ̀ sọ wa budo òun náà ni asiko yi oun naa àsìkò wo ní Laylatul Qadr wà mẹ́jẹ́ so gẹ́gẹ́ bí ẹ̀rí tó wá láti ọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam anábi ni al-ashr al-awakhir ni nínú gbọ́nà rẹ̀ tí anábi sallallahu alaihi wasallam ti sai pé iltamisuha fil ashr al-awakhir min ramadan Laylatul Qadr anábi sallallahu alaihi wasallam sai pé ẹ ma wá o Laylatul Qadr sikini o sí me wa ìgbẹ̀yìn nínú ramadan Ah, so eléyìí fi n tọ́ka lórí pé mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan kí a dada so kí a dada mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan gẹ́ bó ṣe wá níbi hadithi yìí kò ń ṣe pé yóò bere bẹ̀rẹ̀ ní 21st tẹ́lómiwa maka lọ sí 30 bayan a gẹ́ bí Sheikh islam na taimiyyata rahimahullah bí bi ṣe ṣàlàyé àti Sheikh Salih al na 29 mẹ́wàá ìgbẹ̀yìn máa bẹ̀rẹ̀ láti 20 so tó bá já sí kó máa pé 30 mẹ́wàá ìbẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ láti kíni láti 21 so wà kádọ̀ alwitr èyí tó wà tó wà most emphasized jù nínú àwọn òru nípa pé òru tí ó jẹ́ láti fadr òun ni kíni o ni as-sab'ul awakhir so as-sab'ul awakhir so lay òru 27th night li hadithi ubay bin ka'b radiyallahu anhu ni torí hadithi ubay bin ka'b tí a nabi sallallahu alaihi wasallam sọ ipé tí ó bẹ́bí nǹkan sọ ipé inni la'alamu ayyu laylatin hiya wọ́n ni àwọn ma òru tí laylatul qadr jẹ́ wọ́n ni hiya laylatul lati amarna rasulullahi sallallahu alaihi wasallam biha wọ́n ni anabi sallallahu alaihi wasallam anabi pawa láṣẹ bi qiyamiha anabi pawa láṣẹ pé ká dìde kama yana fila wa hiya laylatu sabihati sab'i wal 'ishrin so wọ́n ní òun ni òru 27th night ní inú Ramadan nínú àwọn èyí tó tún wá wà most emphasized nínú àsìkò yìí òun náà ni Laylatul Ihda wa Ishri òun náà ni òru 21st night so gbogbo òru tá ń sọ yìí nínú Islam abudo gbọ́yé pé òru máa ń ṣíwájú ọjọ́ òru ló máa ń wá before kí before kí ọjọ́ tó wá so li hadith Sa'id al-Khudri pẹ̀lú hadith Sa'id al-Khudri tí àwọn ará bíbà tí wọ́n ń pè ní dẹ̀ndẹ̀wùrẹ̀ so irú àwọn ẹni báyìí kò sí àpọ́nlé fún wọn nínú ẹ̀sìn kò sì ní sí àpọ́nlé fún wọn inṣáàlá so tí dọjọ́ gbẹ̀dà kíyàmà so ká sì lọ gbọ́yé so gbogbo àwọn tó sí pé àwọn mọ̀ sọ pé bẹ́yà Imam Malik làwọn tẹ̀lé níbi madhab wọn níbi bí wọ́n ṣe ń kírun bá ṣe ń gbàwẹ̀ Imam Malik radiyallahu ah, rahimahullah so wọ́n máa ń lè lórí gbogbo ẹni tó bá ẹni tí ò so níbi ayà tí Allah subhanahu wa ta'ala ti sọ nínú suratu uh, al-Fath so Allah ń sọ̀rọ̀ wípé kí ni Allah ni Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffari ruhamahu baynahum ila an qala 'azza wa jal liyaghidha bihim al-kuffar so Allah mọ́ fi àwọn sọ̀hábà bí àwọn kèfèrí nínú so Imam Malik sọ wípé àwọn Rawafid gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tí ó dá ń pa ojú ọ̀nà kúfùrù ní orin so wọ́n gbà wá níbi hadith wọ́n pé anábi sallallahu alaihi wasallam anábi jáde ní ọjọ́ kan anábi wá sọ fún àwọn ẹgbẹ́ kíni o anábi ni wọ́n fi òrùlé látún kọdìrín àmì mo sì kíni wọ́n sì jẹ́ kí n gbàgbé rẹ̀ anábi wá sọ fún wọn pé àmọ́ òun wá so wọ́n ní eléyìí ó jẹ́ kíni ó night that is òru before ọjọ́ 21st la nábi bá àwọn sọ̀rọ̀ yìí so wọ́n ní ìgbà tó di àsìkò alfajir so àwọn wá rí tí anábi sallallahu alaihi wasallam anábi fi orí kanlẹ̀ so wọ́n ní wa inni ra'aitu azjur fi ma'in wa tinin ila an qala ra'aitu athara tin fi jabhatihi so uh, uh, Abu Sa'id al-Khudri àwọn sọ pé àwọn rí yẹ̀pẹ̀ àtomi ní iwájú anábi tó fi ń tọ́ka pé orun yẹn ni òru Laylatul Qadr so nínú àwọn èyí tó tún wá wà emphasized òun náà ní kí ni Laylatul uh, khamsu wa ishirin that is 25th night bákan náà uh, òru tí ó gbẹ̀yìn Ramadan so eléyìí fi ń tọ́ka lórí pé kí ni gbogbo orí ilẹ̀ yẹn máa ń ṣe gbìyànjú so èyí tẹ́yẹn ń ká ẹ pé ó lè bọ́ sí 21 ó lè bọ́ sí 23 ó lè bọ́ sí kí gbogbo eléyìí Ah, léyìí tẹ́rì ah, gbé wá òun náà ni pé kí ni òun náà ni pé kíyàn ṣe ìgbìyànjú láti máa dìde nínú gbogbo àsìkò yìí torí èyàn lè mọ àsìkò tí yóò bọ́ sí ah, nínú nǹkan tá sí pé ó wáyé kí mùsùlùmí kí a ṣe ìgbìyànjú rẹ̀ ní àsìkò yìí láti máa ṣe a nínú nǹkan tá sí pé ó wà recommended fún أنها قالت يقول عائشة رضي الله عنها وسيقول يا رسول الله إليه وجيشي الله إن وافقتها بما أدعو تما شكون جاء أروه كني كما صو قال قولي النبي صلى الله عليه وسلم النبي صفون يا عائشة رضي الله عنها يبي اللهم ها سيقول اللهم إليه الله إنك عفو يواني وباتما شامتكو فدا تحب العفو تواني فيكو ما شامتكو fáfàánì wá ṣe àmójúkò fún mi níbi àwọn ẹ̀ṣẹ̀ so eléyìí ó fi ń tọ́ka lórí pé kíni irú àwọn du'a tí èyàn máa ń ṣe kíni tí èyàn máa ń ṣe lásìkò yìí ni kò ń ṣe pé káwá dìde ní ọdún Laylatul Qadr káwá kóra wa jọ káwá máa sọ pé Allahumma so irú eléyìí Allah subhanahu wa ta'ala nígbà lọ́yẹ̀ so tí yíò bá bẹ Allah subhanahu wa ta'ala èyàn máa ń bẹ Allah kí yíò tí ànábí ó máa tí ànábí ó so okùn ṣòkòtò rẹ̀ tí ó ní súnmọ́ ìyàwó rẹ̀ tí ó máa ṣe ìbáadà tó pọ̀ so eléyìí fi ń tọ́ka lórí pé kò ń ṣe nǹkan tí a máa ń mú ní eré àbí kò ń ṣe nǹkan tí a sí pé gbogbo a máa kúra wa jọ a máa kúra lọ fìdí kan a sọ pé òru 27 ní orílẹ̀ látún kọ́dẹ̀rà àbí òru 20 kìníkan ní àwọn bàbá kìníkan ṣe táwà lọ dúró síbẹ̀ táwà mọ̀ ṣàsìkò lófò kí a lọ mọ̀ pé Allah subhanahu ò ní gba gbogbo ìbáadà ní ọwọ́ yẹn so nínú ah, Fathul Qadir ti Imam Shawkani نبي تفسير آياتي أكاليك يمحو الله ما يشاه ويثبت وعنده أم الكتاب سواغا ويقي عمر بن الخطاب رضي الله عنه ومن سوانبا توبانشي طواف ني توبانشي طواف يقول اللهم إن كنت تعلم إن كنت كتبت علي شكوى أو ذنبا فامحه فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب سيقول ومن سيقول الله

ó yẹ kí a tún mójútó ní àsìkò yìí òun náà ni pé kí a máa dìde kí a máa yan náfìlà láwọn àsìkò yìí kí a máa dìde ká máa ṣe kíni òun ká máa yan náfìlà ní àwọn yìí torí hadith anabi sallallahu alaihi wasallam tánàbí ti ń sọ pé man qama laylatul qadr gbogbo ẹni Allahumma dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ síwájú so a gbọ́ níbi hadithi anábi sallallahu alaihi wasallam anábi sọ pé man qama anábi ni gbogbo ẹn tó bá dó anábi ò sọ pé man alima anábi ò sọ pé ẹn tó bá ma anábi ò sọ pé man ra'a àbí ẹn tó bá ṣe kí ni ẹn tó bá rí òrùlé látún qadr so kásì jìnà sí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn bá ṣe kí ni o àwọn nǹkan táwọn èèyàn bá ti dákalẹ̀ ní àwọn àsìkò yìí nínú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam tánàbí ò mú wá fún wa yẹ́ bí ká máa dáwà ní àwọn àdúà kan àbí ká máa dáwà láwọn nǹkan táyá pé ànábì sallallahu alaihi wasallam ànábì ò sọ fún wa pé kí a máa wa nas'alullaha an yaj'alana mimman yudriku hadhihi al-laylatul mubarak بارك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين قوموا إلى الصلاة